نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتقف ونوبة سبحانه وتعالى لوريا ووريلا لا تصفوه so láti pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ṣe rán fún wa láti pé ká tẹ̀síwájú lórí tírà tí a ń kà lọ láàrin ara wa ta fi ń dára wa lẹ́kọ̀ọ́ tawhid ta fi ń dára wa lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí ó lè ba islamu jẹ́ lára yẹn ta fi ń kìlọ̀ fúnra wa nípa burú ẹbọ ta sì fi ń sàlàyé oríṣiríṣi àwọn ọ̀nà táwọn èèyàn ma fi ń kó sí so orí náà látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ní pé Ọlọ́run Ọba tún ṣe fúrúsọ̀ ó tún ṣe àyè àti ìgbàláyè fún wa láti tẹ̀síwájú lórí ẹ̀ so ilé yìí kọrílá ńlá ni tó gagan látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala an bẹ Ọlọ́run subhanahu wa ta'ala kí ó ṣe wá láǹfàní pẹ̀lú rẹ̀ so kójó kó jẹ́ ẹ̀rí fún alọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti tọ́lọ́run Ọba tí ó fi wà nú sí wá so kó mẹ́jẹ ìbálẹ́jọ́ lé wa lórí so mélòó mélòó èèyàn tó ṣe pé ó ti kọ́ tàwhídì rí ó ti wá mà nípa àwọn nǹkan tó ba Islam jẹ́ rí so kọ́lá àwọn gan náà ti ń dún ní máa ìmá tẹ̀lé súnnà kẹrí nígbésí ayé rẹ̀ nígbà kan gbésí ayé rẹ̀ àmú padà di ẹni tó ṣe pé ó ń padà takótọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun náà padà bẹ̀rẹ̀ sí ń dáútì pé sọ́lọ́run Ọba àwọn gan ti ń bẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ń nájú wo àwọn ìtàwọn so òun náà bẹ̀rẹ̀ ka ó bẹ̀rẹ̀ sí ń rò pé a sọ́lọ̀ nǹkan sí wà báyìí so àbí àbẹ́lómí náà tóhun náà ti tako ìmá ṣẹbọ tẹ́lẹ̀ ó wá padà dídé pé àwọn àdánwò àwọn dé bá àwọn èèyàn sì jẹ nípa òun náà sì gba ìjẹ nípa so látara jẹ nípa wá bẹ̀rẹ̀ sí ń lọ ó bẹ̀rẹ̀ sí ń lọ kò túbá mọ́ tó fi lọ bọ́nà ọba so oríṣiríṣi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láyé nínú àwọn àgbẹ̀yìn burúkú so ó yẹ kó pèyàn sákèsí àtàwọn èèyàn tí wọ́n rí ojú ọ̀nà súnnà tẹ́lẹ̀ tó yí pé nǹkan mìíràn padà ń sọ lónìí àtàwọn tó yí pé wọ́n takọ ẹbọ tẹ́lẹ̀ tó yí pé wọ́n padà lọ ń padà sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ náà so àbáwọn ẹlòmí tó tẹ̀sí pé wọ́n kátẹ́lá tàwíìdì yẹn náà kò lápa lára wọn so àbáwọn tó yí pé wọ́n wá máa tàwíìdì yẹn àmọ́ wọn ò fi kàmálì rẹ̀ nílẹ̀ so àwọn nǹkan tó jẹ́ tó súnmọ́ ṣírkùl akbar ẹ ma bá lọ́wọ́ wọn so eléyìí ẹ̀tẹ́ bá ń wá mà báyìí kí ẹ kan wá tíọ́rì lásán so eléyìí ìbálẹ́jọ́ ní ó jẹ́ fún yàwó èyàn gbọ́dọ̀ di ẹ̀mí yẹn pé tàwọ̀hídì iṣẹ́ ní practical knowledge ní wà practical pé kíyàn ní kàmálù rẹ̀ kíyàn mọ́ strive fún kàmálù rẹ̀ bó jẹ́ sí pé èyàn ò lè ní kàmálù rẹ̀ sẹ́lẹ̀ iṣẹ́ pàtàkì gáwọ̀ so tíra durusun fi sharhi nawaqid al-islam òun ni a fẹ́ tẹ̀síwájú láti máa kà lónìí láti bí dáti dé a níbi tá dé níbi tá ti pàtì tẹ́lẹ̀ so ibi tá dé a ti sàlàyé a ti kà fúnra wa àlàyé Sheikh Salih Al-Fawzan mọ̀kọ́dímọ̀ wọn kọ́dímọ̀ tó kó àwọn àlàyé tó pọ̀ sínú àwọn orísìírísìí àwọn nǹkan so Ah, wọ́n sàlàyé àwọn dọ̀rọ̀t wọ́n sàlàyé pàápàá ìkọ́rọ̀ sàwọn ará ìkọ́rọ̀ àwọn òsúlù rídà wọ́n sàlàyé rẹ̀ so náà kí dọ̀ aláwọ̀kọ́ nǹkan tó máa ń ba Islam jẹ́ aláwọ̀kọ́ wọ́n tó sàlàyé yẹn so tó òun náà ní pé kíni so òun náà ní kí ẹ máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba so kí ẹ máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba sàtúfẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba tán tó bẹ̀ kú lórí ẹ̀ iná ni ọ̀ iná ni sòsí àti gbére so ẹlẹ́kejì wọ́n sàlàyé nákìdọ̀ ẹlẹ́kejì náà kí man ja'ala baynahu wa bayna Allahi wasa'id wọ́n yí sàlàyé pé ilé ìgan nínú aláwọ̀kọ́ náà sí sòun náà eh, ní abẹ́ nákìdọ̀ ẹlẹ́kejì náà àwọn nǹkan tó yẹ kí èyàn mójútó gan so àwọn nǹkan tó yẹ kí èyàn mójútó gan àwọn ṣubuhat àwọn abala àwọn bí jẹ́ tí ń ṣàlàyé àwọn ṣubuhat àwọn àwọn tó ma mú àwọn akàsọ̀ láàrin àtọ́ lọ́wọ́ báyìí ah àwọn bẹ̀yẹn ibi tó yẹ kí èyàn fi tó yẹ kí èyàn ṣàlàyé fáwọn àwàmù ni so yẹ kí èyàn máa kà fún wọn tó yẹ kí èyàn máa ṣàlàyé fún débi pé wọ́n so bákan náà ah, àwọn wàsílà so wasila tó tọ́ èyí tí ó tọ́ so tawakul pàápàá tawakul àwọn béèrè tó tún ṣàǹfààní gan tó tún bí Sheikh láwọn béèrè tó ṣàǹfààní àwọn béèrè tí ó ní ṣe pẹ̀lú pàtàkì tawhid so àwọn nǹkan yí àwọn nǹkan tí ni o so àwọn nǹkan tó yẹ ká bàbàrà ní gẹ́gẹ́ bá sí ń bàbàrà àwọn nǹkan so ká sì máa ka ní gbogbo wà ní gbogbo wà sí fi lọ bọ́lọ̀ ọba subhanahu wa ta'ala ká mọ́ ma wá ká nìkan kí a máa lò nígbésí ayé rẹ̀ so uh, ibi ta ta fẹ́ bẹ̀rẹ̀ lónìí òun náà ni annaqidu athalif so annaqidu athalif òun ni nǹkan tó máa ń ba islam jẹ́ ẹlẹ́ẹ̀kẹta so ni ad-darsu ar-rabi' ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin fi sharhi fi sharhi an-naqid athalif so fi sharhi an-naqid athalif so ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrin yana fẹ́ fi ṣàlàyé naqid ẹlẹ́ẹ̀kẹta so ẹ̀kọ́ aláwọ̀kọ́ òun ni muqaddima so ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n sàlàyé nákìdà láwọ́kọ́ so ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n sàlàyé nákìdà ẹlẹ́ẹ̀kejì so ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹni wọ́n sàlàyé nákìdà ẹlẹ́ẹ̀kẹta nǹkan ba Islam jẹ́ ẹlẹ́ẹ̀kẹta so wọ́n sọ ń bíbà yí pé wàhúwa òun náà ni pé man lam yukaffir al-mushrikin ẹni tí ò bá pé àwọn olùṣẹbọ tí ò bá pé wọn ní kèfèrí ẹni tí ò bá pé àwọn tó ń múrò ogun papọ̀ nínú shirk tó ti gbé wọn kó nínú Islam tí ò bá pé wọn ní kèfèrí so ẹni tí ó bá pa àwọn kèfèrí tí ó bá pè wọn ní kèfèrí aw shakka fi kufrihim abúbẹ̀rẹ̀ sí ń ṣe iyèméjì nípa ìjẹ́ kèfèrí wọn aw sahhaha madhhabahum àbúsọ pójú ọ̀nà tí wọ́n rìn ó lálàáfíà káfà irú ẹni bẹ́ẹ̀ ṣe kèfèrí o so irú ẹni bẹ́ẹ̀ ṣe kèfèrí sẹ́yìn tó yípo òun náà kò pé àwọn olùṣẹbọ kò ojú ọ̀nà ojú ọ̀nà wọn lálàáfíà so irú ẹni bẹ́ẹ̀ ṣe kèfèrí o so ká wá gbọ́ àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ so tí ó tó pé tó kún tó ṣàǹfààní tí wọ́n ma wò pé bóòlì àwọn àlàyé bóòlì yóò ṣe múlò nínú gbésí ayé yẹn bóòlì yóò ṣe kó sí tí wọ́n bá kó sí bóòlì àwọn ará alé yẹn ò ṣe kó sí àwọn mọ̀lẹ́bí yẹn bóòlì ò ṣe kó sí bóò wá ní èyàn ṣe wá lè tí wọ́n ṣe àwọn àwùjọ náà láǹfààní pẹ̀lú ma tàwíìdì ah tí yẹn bá rí tàwíìdì fi sàwọn yẹn láǹfààní

so ìwà lúládánà pé kíyàn máa táwọn èèyàn sí tawhid kíyàn máa sàlàyé rẹ̀ fáwọn èèyàn èèyàn ń travel ni èèyàn wà ní ọkọ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń sọ eh, kankan àníwẹ̀ ara kẹsẹ̀ kẹfẹ̀rí eh, eh, ọlọ́run náà kú gbogbo wá ń àfá alọ́lọ́run so wọ́n ni àṣàrù Shaykh Saalih Fawzān sọ pé àlàyé qawluhu ath-thālith gbólóhùn Shaykh Muhammad bin Abdul Wahhab tán sọ pé ẹlẹ́ẹ̀kẹta ay an-nāqidu ath nǹkan tó máa ń ba islam jẹ́ tó jẹ́ lẹ́kẹta min nawaqid islam nínú àwọn nǹkan tó máa ń ba islam jẹ́ man lam yukaffir al-mushrikin ẹni tí ó bá pè àwọn olùṣẹbọ tí ó bá pè wọ́n ní kèfèrí li'annahu yajibu 'ala al-muslim torí pé ọ̀ranyàn ni lórí mùsùlùmí an yukaffira man kaffarahu Allah ní kí kó pè ní kèfèrí àwọn tọ́nà ọba pè ní kèfèrí ọ̀ranyàn ni fún mùsùlùmí kó pè ní kèfèrí àwọn tọ́nà ọba pè ní kèfèrí wa rasuluhu àtàwọn tó ti ṣe Ọlọ́run ọba pè ní kèfèrí sallallahu alaihi wasallam so wallahu jalla wa ala ọlọ́wọ́ bá tó ga tó gbangban kafarul mushrikin ọlọ́wọ́ bá pè àwọn olùṣẹbọ so àwọn olùṣẹbọ ọlọ́wọ́ bá pè wọ́n kèfèrí abadatal awthan àwọn tán bọ àwọn bọ́gibọ̀pẹ̀ so àwọn bọ́gibọ̀pẹ̀ nìyẹn so kí wá sí àwọn bọ́gibọ̀pẹ̀ nìkan wa ghayrahum àtàwọn mìíràn so kí sí àwọn bọ́gibọ̀pẹ̀ nìkan pé à ah, ìwọ tó ń bọ́gi tó ń bọ́pẹ̀ ẹ̀dàkùn bóò ló ṣe rọrùn fáwọn jálàbí kán má gbógun ti ọlọ́sùn so bóò ló ṣe rọrùn fáwọn jálàbí kán má gbógun ti ọlọ́sùn at the end of the day wọ́n jọ ń ṣe kankan náà ní pẹ́lẹ̀ iṣẹ́ ń bọ sàárè tí ń bọ wòlí eléyìí náà ń bọ wòlí náà lọ ní lọ́dọ̀ tí wọ́n náà kódà àwọn àwọn kèfèrí gẹ́mọ́ ń pè wọ́n àwọn náà ní gbólóhùn wòlí lọ́dọ̀ wọn so wòlí Sunday so wọ́n ní wòlí lọ́dọ̀ wọn náà pé a ah, wòlí ni wòlí ọlọ́run so ah, nígbàtí wọ́n bá ń bọ wòlí tí àwọn náà ń bọ wòlí tí wọ́n ní so kí wá ní àtọ̀ láàrin so wọ́n ní a ah, mimman ya'budu ma'a Allahi ghayra so àtàwọn mí náà nínú àwọn tí wọ́n ń jọ́sìn fún tán jọ́sìn bọ́ nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n jọ́sìn fún nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba wa kaffaro bákan náà Ọlọ́run bá pè ní kèfèrí o man lam yu'min bir rusul ẹni tí ó bá gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ so ẹni tí ó bá gbàgbọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run bá pè ní kèfèrí aw ba'dihim àbí kò gbàgbọ́ apá kan ní imaginary person so gbogbo rẹ̀ ẹwà rí pé gbogbo rẹ̀ àwọn èèyàn rí rí báyìí ẹ mọ̀ rí wọn mú ma gbàgbọ́ nínú pé ah, ẹnìkan wà ń gbà ká tí ń jẹ́ nínú róòmù tí ń jẹ́ kìníkan tí ń jẹ́ lè tí ń jẹ́ ah, ó sì gbàgbọ́ nínú àwọn róòmù tí wọn ò ní dọ́kúmẹ́ntì tí wọn ò ní kankan a máa ní ọbí ọlọ́wọ́ bá gbàgbọ́ nínú wọn so ní pé ara wọ́n ni ní pé wa kafara man lam yu'min bir rusul ọlọ́wọ́ bá pè ní kéfèrè ẹni tí ó bá gbàgbọ́ náà àwọn òjíṣẹ́ ò aw ba'dihim àbí kò gbàgbọ́ náà àwọn apákanú wọn kama fil qur'ani wa sunnati nabawiyya gẹ́bọ́ sí wọn náà sí àwọn náà so àwọn náà wọ́n ma pẹ̀lú yẹn so Shaykh Fawzān sọ pé kafara al-mushrikīn Ọlọ́run bá pé àwọn mushrikūn Ọlọ́run bá pé wọ́n ní kèfèrí min al-yahudi wan-nasara nínú àwọn yahudi àtàwọn nasara wal-wathaniyyin àtàwọn olósà fayajibu ala muslim so ọ̀nà yẹn ni lórí musulmi an ya'taqida bi qalbihi kó láti sọ́kàn pẹ̀lú ọkàn rẹ̀ kufrahum so ìjákèfèrí wọn amalan bi takfirillah lẹ́ni tí ó ma mú ṣe

ẹni tó jọ́nà wọn bá nípò òun ni al ibn Maryam o ni God so àwọn tó sọ pé Jesus is, God so ọlọ́wọ́ bá sọ pé wọ́n ti kíni wọ́n ti ṣe kèfèrí o kèfèrí ni wọ́n wa qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé wa qalatil yahud so àwọn yahudi sọ pé o yadullahi maghlula ní pé ọwọ́ ọlọ́wọ́ bá ní pé ó so pọ̀ so ó fún pọ̀ ọlọ́wọ́ bá ní ghullat aydihim ọwọ́ wọn ní kíni ọwọ́ wọn ní ló sopọ̀ bẹ́ẹ̀ sì ló jọyìn pọ̀ ló fún pọ̀ wà lu'inu bima qalu sọ́lọ́wọ́ bá sì sẹ́bílé wọn pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí sọ́lọ́wọ́ bá sì sẹ́bílé wọn pẹ̀lú nǹkan tí wọ́n sọ yìí mo ti bá pàdé rí nínú nǹkan tí ó jọ mọ́ but nǹkan tí ń rí ẹ̀rí fún tí ń sì Allahu musta'an so ní pé Allahu musta'an so kìí sí nǹkan tí but bẹ́yà nǹkan tí ó tún wádìí ń parẹ̀ dáadáa sí pé sí kí ní ilẹ́rìí tó tọ́ torí ìyẹn kẹ́ mú nǹkan torí pé ó dùn àbí torí pé ah, ó bá láka ìmú ṣùgbọ́n tí bá pàdé pé irú ayà ìtíyàn bá ń kà ìtíyàn bá fẹ́ ka bí wa qalatil yahudu yadullahi maghlula pé ó ka silently ni so tí bá fẹ́ wá ka ghullat aydihim wà gbóhùn sókè so but fihi ma fihi so ó bùkátà kí èyàn tún ṣe ìwádìí so but nǹkan tí èyàn ti bá pàdé ni

ó sì tó níbi ìpè wọ́n ní kéfèrí ó tó níbi ìpè àwọn ahlul kitab ní kéfèrí o annahum kafaru bi muhammadin sallallahu alaihi wasallam ní pé wọ́n ṣe kèfèrí sí annabi sallallahu alaihi wasallam alladhi arsalahu allahu linnasi kafa ẹn tó ti pé ọlọ́run ọba rán sí gbogbo àwọn èèyàn lápapọ̀ walladhi yajidunahu lọ́dọ̀ wọn tí wọ́n kọ́ so wọ́n kọ́ lọ́dọ̀ wọn fi Tawrah so àti al-Injil so wọ́n kọ́ lọ́dọ̀ wọn wọ́n kọ́ lọ́dọ̀ wọn nínú tírà wọn so tó jẹ́ Tawrah àti Injil so ó kọ annabi sallallahu alaihi wasallam wà ń bẹ̀ so ó kọ annabi sallallahu alaihi wasallam ó wà ń bẹ̀ so ó wà nínú Tawrah ní pé yí tí wọ́n fi pé annabi sallallahu alaihi wasallam so ó Muhammad ó sì wà nínú Injil ní pé yí tí wọ́n fi pé annabi sallallahu alaihi wasallam ó ní kíni ó so ó qala ta'ala Ibn Qayyim rahimahullahu ta'ala so wọ́n sálàyé rẹ̀ so nínú Jala'ul Afham so wọ́n sì mú àwọn ìrìwá fún wọ́n ni qala ta'ala wọ́n ni Allah subhanahu wa ta'ala sọ pé annabiyul ummi so annabi tó jẹ́ ummi so tí ó lè kọ tí ó sì lè kà so ummi yuniya so eléyìí sí rẹ̀ ó fi ń jẹ́ kamalu risala nabi sallallahu alaihi wasallam ni ó fi ń prúfù kamalu risala nabi sallallahu alaihi wasallam àti kamalu mu'jiza Qur'an nígbà nabi sallallahu alaihi wasallam kò lè kọ kò lè ka eléyìí sí clear gan nínú Qur'an so ó clear gan nínú Qur'an so nígbà nabi sallallahu alaihi wasallam ummiyu ni so bọ́lọ̀ ummiyu gangan at wọ́n sọ nínú tafsir wọn pé nisba ni sí um ìyá wọ́n ní pé torí pé àwọn obìnrin lárúbáwá àwọn ni wọn ò kí ń kọ wọn sì kí ṣe kíni kí ń kà so gbólóhùn yẹn wá padà di ní pé omij wọ́n fi ń ṣe nísbà rẹ̀ sọ́dọ̀ ìyá so wá padà di tí wọ́n ń lò fẹ́ni tí ò bá máa kọ tí ò bá máa kà so wọ́n sì tún sọ pé ummatul arab ni gbólóhùn yẹn àtọ́bàrí sọ so ní pé ummatul arab ni wọ́n fi náti ṣe nísbà rẹ̀ so ní pé torípáwọn wọ́n ti mọ̀ wọ́n pé ní pé ìjọ tí wọ́n kí ń kọ tí wọ́n kí ń kà ní wọ́n so wọ́n bẹ̀rẹ̀ sí ń lò fún wọn pé umma ummi yìí so ọ̀rọ̀ méjèèjì na mú wá so ní pé annabiyul ummi yìí so but èyàn fẹ́ máa ráwọn ọ̀rọ̀ mígbà mi pé wọ́n ní ní pé annabi kẹsẹ tí ó mọ́kọ ọ̀rọ̀ yóò wọlé ó takò zọ́hìrù Qur'an so ó takò zọ́hìrù Qur'an so ó takò zọ́hìrù Qur'an so ó takọ àwọn ẹ̀rí tó pọ̀ gan so kò sí kódà ọ̀pọ̀lọpọ̀ ọgbà gan àwọn tó máa ń sọ báyìí àwọn mustashirikun so àwọn orientalist na máa ń sọ báyìí pé no anabi máa kọ ó sì máa kà so àwọn míì máa ń sọ pé ó padà máa ó padà máa so gẹ́gẹ́ bí Abu Walid al so ní pé nípa anabi sallallahu alaihi wasallam ní pé anabi padà máa nípa anabi padà máa kà so gbogbo eléyìí nǹkan tó takò zahir Qur'an so àwọn náà sọ pé ó kọ́kọ́ mọ̀ kan ní pé but nígbà tí risala padà dé so nígbà nẹ́bì padà mako ànẹ́bì padà maka gbogbo kí ní yóò wọlé so àwọn mustashriku ní ma fẹ́ ń ti ìròrí yẹn pé ẹnu ànẹ́bì mako ó maka so nígbà ànẹ́bì mako ó maka so ẹwà máa rí àwọn ta'wilat fásídà wọ́n ma fún àwọn ayat Qur'an ní pé bóòlẹ́ sì sọ pé ànẹ́bì sallallahu alaihi wasallam ummi ni nígbàtí ayá wa pé yatluna alayhim alkitaba pé yóò máa ka tírà fún wọn wa yuzakihim wa yatluna alayhim wa yuallimuhum alkitaba wal hikmata so ní pé àbó ah, ni ó ṣe máa ṣe lè tó tí ò bá mọ̀ ọkọ̀ tí ò bá mọ̀ ká gbogbo àwọn kí ẹ sáfẹ́ máa kí ẹ so yẹn gan náà tún wọlé so torí pé Ọlọ́run bá sọ pé ma kunta tatlu min qablihi kitabin wala takhutuhu bi yaminik so ní pé o kí ń kà síwájú rẹ̀ tírà kankan kódà o kí ń fọwọ́ ara rẹ̀ kọ so nípa àwọn ẹni ànù tó wáyé pé o mọ́ kọ àbó ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe èméjì pé o mọ́ so gẹ́gẹ́ àwọn orientalist àbáwọn mínà sí mọ́ sọ pé à ní pé ọ̀dọ̀ amúrù búnukì nìkan ànábì tí ma ń jí ikọ́ so bá sí ma ń sọ náà nìyẹn ọ̀ nígbà amúrù kìíní kan amúrù gbò kìíní kan òun kọ òun ka tíra ẹ ma wò pé tí ẹ̀rì gbogbo ẹni tó bá ti fi in tó lálàáfíà lẹ̀ wàláhì in tó tí ò bá láàká ni ó padà máa ṣe in tó bá fi fi ìsinádì lẹ̀ wàláhì tí ò ní ìsinádì ni ó padà máa ló ń gbèsè ayé kò sẹ́ni tó bá fi nǹkan dáadáa lẹ̀ nǹkan burúkú ó lè rí nǹkan tó bẹ́tà ju òdodo lọ kó fi rọ́pò òdodo láyé láyé kò possible in tó ṣe pé ẹ̀rọ ní ma bàyán pa èyàn ní ma bẹ̀rù àwọn orientalist àbáwọn tán bá ń takò Kùránì àbáwọn tán bá ń oh oh kí ló fẹ́ ní tó fẹ́ dájú Kùránì kí ló fẹ́ ní tó fẹ́ dájú tó ní ìsinádì lọ àwọn àwọn ló fẹ́ dájú àwọn tí wọ́n gba ìsinádì lè ọya sammu lana rijalakum káwò wọn sẹ̀bàtí ó padà dákọ̀ rẹ̀ tọ́ kìníkan burus burus ashami kan a máa gbọ́ eh, kìníkà of nola Felix àwọn kí ló kọ́ rẹ̀ ẹnìkan ò lè fi ìsinádìílẹ̀ èyí tó burú jù ní ó padà lọ́mọ́ mú sẹ́mí yẹn máa ń bálẹ̀ máa wúwo àpẹ́ à sóhun ni kò tí ẹ̀ kọ́dà àyàn ní fún ní àti bá torí kò sí tó lè mú tí ó dájú lọ so kò sí tó lè mú tí ó dájú lọ so omi yìí na nabi sallallahu alaihi wasallam so eléyìí ó tún jẹ́ kamal kamal mu'jiza nabi sallallahu alaihi wasallam torí pé alimọ́bìnrin kọ́ yìí mú sọ kìíní kan wọ́n ní kí ni gọ́yà ta fi ń wá ta fi ń mọ̀kọ́ ta fi ń mọ̀ká kí ni gọ́yà rẹ̀ kí ni kí ni reason tó wà ń bí ta fi ń kọ́ mẹ́sí ń kọ̀ nǹkan àti ta fi ń kọ́ bá sí kí ni ànábì wá ti wá nímọ̀ yẹn so ànábì ti wá padà nímọ̀ yẹn ànábì wá nímọ̀ yẹn so kí lèyàn tí wọ́n ń ṣe ń wá nǹkan kọ ma wá kàǹkan sí so ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá fi ọlọ́run bá ti alhamahu ọlọ́run bá ti kọ́ ànábì so torí wọ́yà tó wà lẹ́yìn kéèsì pé yàn ń kọ́ nǹkan àbí yàn ń kàǹkan torí kápá kọ́ bá fi lè wá mọ́ kọ́ àndáìsìn tó fáìn fún wa kọ́ wá mọ́ ká pẹ̀lú dalib àbí nǹkan so wọ́n ní annabiyul ummi wọ́n ní annabi tí ó maka tí ó maka ọ̀ wọ́n ní alladhi yajidunahu maktuban àwọn tí èyí tó ṣe pé wọ́n bá tí wọ́n kọ indahum tí wọ́n rí ọkọ̀ rẹ̀ kíkọ àti nípa rẹ̀ fi taurati wal injil nínú àtaurọ àti al-injil ya'muruhum bil ma'ruf yóò ma pàwọn lẹ́sẹ̀ dáadáa wa yanhahum 'anil munkar yóò sì máa kọ ìbàjẹ́ fún wa wa yuhillu lahum at-tayyibat yóò máa ṣe àwọn nǹkan tó dá yóò máa ṣe lẹ́tọ̀ fún wọn wa yuharrimu alayhim al-khaba'ith so yóò sì máa ṣe àwọn nǹkan tí ó tó dọ̀tí so àwọn nǹkan tó dọ̀tí àwọn nǹkan tó mọ́ yóò máa ṣe lẹ́tọ̀ fún wọn àwọn nǹkan tó dọ̀tí so yóò máa yóò máa ṣe léwọ̀ fún so yóò sì máa gbé kò fún wọn isru wọn so àwọn àdéhùn wọn so isru ni ìbúra so àdéhùn wọn tí wọ́n ṣe pẹ̀lú àdéhùn tó lágbára fáwọn yahudi àti tí wọ́n ṣe pẹ̀lú Ọlọ́run Ọba so Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run Ọba fi gbé àwọn nǹkan yẹn so láì pé wọ́n gba dáhùn Ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn so isru wọn wọ́n bá gbé kò fún so àtàwọn sẹ́kẹsẹ́kẹ that is àwọn in tó fún pinpin nínú àwọn òfin tọ́lọ̀ Ọba subhanahu wa ta'ala tó ti sọ̀kalẹ̀ fún wọn tẹ́lẹ̀ tó yí pé ọwọ́ wọn náà fi fàá so àti ìlágídí wọn náà fi fa gbogbo àwọn ìdájọ́ yẹn kìí ṣe pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kan máa fẹ́ fẹ́ ní lára ara ọ̀ ìkọjá àlà wọn lọ́nà Ọba subhanahu wa ta'ala fi máa ń ṣe àwọn nǹkan léèwọ̀ fún wọn so àti tó fi ṣe pé so Ànábì sallallahu alaihi wasallam wá gbé àwọn nǹkan yẹn kó pé ìtàbárò lẹ́mi wa kò ní kò ní jẹ́ kò so ibi wà yí mas'ala kan wà òun náà ni pé ẹwọ́ ẹ̀rí báyìí ويضع عنهم إصرهم والأغلال الأغلال قصية ميجي كوي سكة سكة نانك بي أبي جمع غل so so yóò fẹ́ yóò fẹ́ ẹ̀yìn yóò fẹ́ mọ̀ ní pé ok isti'ara lélẹ̀ so isti'ara lélẹ̀ ni pé kíyàn bọ́rọ̀ wẹ́dì kan nítorí kílùkọ́ rẹ̀ nítorí nǹkankan tó nítorí similarity kankan tó wà gbogbo alásìmọ̀ pàwọn yẹ̀húdí ànàsọ́rọ̀ sí ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ wà lọ́nà wọn so kò sí ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ lẹ́nu wọn so nínú àwọn nínú àwọn àyà tó lágbára jù nípa pé àwọn àyà sí mìíràn wà ọ̀ nípa pé ẹ̀rì pé Ibn Taymiyyah àti Ibn al-Qayyim so àwọn takò tó jẹ́ majaz so àti isti'ara but although Shaykh al-Albani mọ́ sọ kìíní pé lafdhin ikhtilafu lafdhin so Shaykh al-Albani mọ́ sọ pé ikhtilafu lafdhin ẹ̀mí sì máa ń fi ṣeré igan so ẹ̀mí sì máa ń fi ṣeré igan torí pé àtàṣẹ́ kàrá ní wọ́n sọ pé Ibn Taymiyyah gan máa fi ń rìnlẹ̀ náà láwọn àyè mìígan so àti pé ṣe rí reason táwọn èèyàn máa fi ń sọ pé reason tí wọ́n fi máa sọ pé kíyàn ní pé ìdí táwọn afọ́ òfin gba mọ̀jáàsì wọlé reason yẹn ẹ̀rí sí ò Shaykh Uthaymeen Shaykh Muhammad bin Salih al wọ́n máa sọ pé èdí tí àwọn afọ́fí gba àwọn Ibn Taymiyyah àti Ibn Qayyim tí wọ́n fi gba majaz wọlé òun ni wípé torí pé majaz ìtìfàkọ́ wà lọ́dọ̀ gbogbo àwọn afá lọ́pọ̀ ní pé yẹn lè dánú kí n túnmọ̀ majaz majaz ni pé metaphor àbí nǹkan ni so metaphor àbí gbogbo àwọn nǹkan náà ìbọn so majaz ni pé ok ní ìsìnpá ẹgbá òun rẹ́kùn mọ̀rẹ́kùn kan ti ń bọ̀ mọ̀rẹ́kùn kan ti ń àwọn èèyàn ní sí ń bọ̀ oye ṣùgbọ́n tí ní tó gbà lérò ní pé kíni nígbà ẹni tó ẹni tó burú gan àbí nkankan so nígbà àbí nkan sífà kan sáwà mọ̀ṣítàrọ́kà láàrin ẹni tí bọ̀ wọn àtẹkùn so wọ́n sọ pé wọ́n sọ pé ìtìfàkọ́ wà lọ́dọ̀ àwọn afá lọ́gọ̀ pé èèyàn lè takò pé ara ní pé ní tàn tó bá wùyàn èèyàn but ah tẹwà wo reason yìí pé èyí tí yíò fi àtàkì mọ̀jáza àti àbí èyí tí wọ́n fi sọ pé mọ̀jáza àti ìsìnàárọ̀ àbáwọn nǹkan mí tó jọ bẹ́ẹ̀ náà sí èyí sí sọ pé kọ́ìdà yìí wọlé kọ́ìdà pé eh, eh, bí ìjìmá lọ́dọ̀ àwọn afá lọ́gọ́ pé èyàn lè takò èyàn lè takò tó bá ti torí pé ẹ mọ̀ wọ́n sí báyìí ah, ẹmọ wọ́n sì máa tán máa fẹ́ dákọ̀ tán máa fẹ́ sí tààrífù al-khabar wọ́n ni ma yahtamilu as-sidq wal-kadhiba li dhatihi àbí so ní pé khabaru ní pé nǹkan tó mú nǹkan tàà lè sọ pé òdodo ni àbírọ́ gangan ní fúnra rẹ̀ ìtumọ̀ tí wọ́n fi fi li dhatihi sí ni pé tó tó bá ti ń di pọ́nrọ̀ náà ọba à lè sọ pé òdodo ni àbírọ́ ni o ṣe bá exclude ọ̀rọ̀ Ọlọ́run bá mílé ẹjá exclude ọ̀rọ̀ Ọlọ́run bá náà bí majazi náà àwọn olùmọ̀ fi sọ majazi wọn tó àmọ́ kò wọnú Qur'an so tí n bá gbàgbé bóyí òní Sheikh Muhammad al-Amin wọn Shinqiti so náà sọ so kí lọ gọ́rẹ̀ so but ẹni pé clearly mi báyìí eré ìbáyìí isti'ara ni so n tó pé ẹ̀mí fi sí nǹkan tí Sheikh al-Albani sọ pé ikhtilafu lafdhin wọ́n ni wal aghlal nípa àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ allati kanat alayhim tó wà lórí wọn wọ́n ni fal ladhina amanu bihi àwọn tán gbàgbọ́ náà nabi sallallahu alaihi wasallam wa azzaruhu

faqawluhu so bólóhùn ọlọ́run ọba ya ayyuhan nas ní pé gbogbo àyọ́mẹ́ ìyàwó amun fi jami'in nas gbogbo èyàn ló kó sínú min ahlil kitab nínú àwọn tí wọ́n ti ní tíra tẹ́lẹ̀ tọ́lọ̀wọ́n bá sọ tíra kalẹ̀ fún wa ghayrihim àtàwọn tí ó yàtọ̀ sí wọn inni rasulullahi ilaykum òjíṣẹ́ ọ̀nà ìkápá sánmà àtilẹ̀ la ilaha illa huwa yuhyi wa yumit ní pé Ọlọ́run Ọba kò sí nǹkan tó tọ́ sí ìjọsìn àyàfi òun yuhyi wa yumit òun ló máa yíyàn ló sì máa ń pààyàn fa aminu billah so ẹ gbàgbọ́ wà ní àwọn ẹlòmí tí wọ́n jẹ́ ẹni àpẹẹlẹ́ inú àfáà súnnà wọ́n sọ gbólóhùn yóò àmọ́rọ̀ tí ó wọlé náà sọ̀rọ̀ tí ó wọlé ara ó takò zọ́hìrù Qur'an so ó takò zọ́hìrù Qur'an ní pé alladhi yu'minu billahi wa kalimatihi so ní pé ẹ tẹ̀lé ànábì tí ó mọ́kọ tí ó mọ́ka pé tó gbàgbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti àwọn tíra tọ́lọ́run ọba ti sọ̀kalẹ̀ síwájú tẹ́lẹ̀ wattabi'uhu ẹ sì tẹ̀lé o la'allakum tahtadun kẹ́ bá fílé mana wa qala ta'ala ọ̀nà wa sọ pé wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira ààrán ìrẹ́ annabi sallallahu alaihi wasallam àyàfi sí gbogbo ọmọ ènìyàn pátápátá bashiran kó jẹ́ olùfúnni ní ròdùnú wa nadhiran àti olùkìlọ̀ faman lam yu'min bi umumi risalati abi risalati nabiyyi muhammadin sallallahu alaihi wasallam ẹni tí ò bá gbàgbọ́ nínú ìjẹ́ gbogbogbò ẹni tí ò bá gbàgbọ́ nínú ìjẹ́ gbogbogbò iṣẹ́ tán fi rán Nabi sallallahu alaihi wasallam pé ah, àwọn Lárúbáwá ni àwọn Lárúbáwá ni ẹ mọ̀ gbọ́ gbogbo àwọn kàbáyìn náà bí báyìí àwọn Lárúbáwá ni kẹni alábáyìn ẹ̀dẹ̀ sàbòsí wa kí náà fi sàbòsí wa ẹwà rí wọn a máa sọ wọn ní mistura kí ni mistura rúlà rúlà náà sọmọ yìí anábì lárúbáwá ni so gbogbo jágbàjàgbà gbogbo àwọn nǹkan báyìí so ní pé ẹbọ ní èyàn lè fi gbogbo nǹkan ló lè fẹ́ bó ṣe so kí yàn kẹ́yàn sáà fi darí àwọn èyàn gbọ́n bí ikọ̀ lárúbáwá ìkéde lárúbáwá pé gbogbo nǹkan ló lè fẹ́ bó ṣe ó lè fẹ́ ma fájá ká ah gbogbo gbogbo kamọ́ àwọn èyàn sọ gbogbo nǹkan torí ṣe mọ́ àwọn èèyàn ọmọ èèyàn fẹ́ gbà pé àlébù wà lára wọn èyí tó fi gbà pé àlébù wà lára wọn ara gbogbo wa gbọdọ̀ lálébù ni èyí tó fi gbà pé ah, àlébù ohun mọ́ ìbọn tó tọ́ ohun mọ́ lábára tó tọ́ ó sámọ̀hun lọ́wọ́ ohun orí kọ́ kóhun tó máa gbé láwọn sí Facebook kọ́nà tó wá lóhun ní padà ní fọ́lọ́wà so ìgbà tó ti wá rí pé kí ló kọ́ rẹ̀ ìgbà tó ti rí pé ó ti bọ́ fún òun ó gbọ́dọ̀ bọ́ fún gbogbo pẹ̀lárọ̀wọ̀ sínú pé kíní nínú tí a fi ń jàfà so kí wá lọ́mọ̀ fi bá wèyàn sọ̀rọ̀ kí lọ́mọ̀ fi bọ́rọ̀ lọ́wọ́ báyé so kí lọ ìtukútù so ìtukútù lẹ́nu mí ọmọ tú so orísìírísìí orísìírísìí ilẹ̀ yóò rí so wọ́n ni so ẹni tí ó bá gbàgbọ́ tó bá rò pé tí ó bá gbàgbọ́ nínú umumur risala nabi sallallahu alaihi wasallam hatta walau aqarra rasulullah kódà kó fi nílẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run bá ní walakin qala àmọ́kan sọ pé inna risalatahu khassatun bil arab ní pé ìtọ́nà bá fi hàn pé àwọn lárúbá nìkan ló wà fún duna ghayrihim yàtọ̀ sáwọn míì fa huwa kafir kèfèrí nínú ẹni báyìí so kèfèrí kèfèrí nínú ẹni báyìí pé ara ah, annabi sáwọn alárúbá ọ̀rún mìíràn lọ́nà ọ̀rán záwà ara ọ̀nà ọ̀rán mìíràn láti so tí è já sí ibi tó já sínú ayé sóhun ni yóò mọ̀ tẹ̀lé ẹni tí ó mọ̀ bí tí mọ̀ wọ́n ni kàfàkẹ́ ìfàbí lẹ́fì yakfuru bi risalati so bó wá ní tó ti pé ẹ̀hùn tí ẹ̀ ṣe kèfèrí pẹ̀lú ìntànfihàn nẹ́bì níṣẹ́ aslan nípìlẹ̀ so bó wọ́n náà ma ń jẹ koríko pẹ̀lú àwọn ẹran bá sí ma ń jẹ koríko àwọn mùsùlùmí ní bá báyàn pé wọ́n náà sí ma ń jẹ koríko rí so wa kuntu a'lafu kama kama ya'lafu ní pé wọ́n náà ma ń jẹ koríko rí báwọn ẹran náà sí ma ń jẹ koríko pẹ̀ tí tóhun fi wá tóhun fi wá padà rí kí ló rí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé kò sọ́nà ọba má so wọ́n bẹ̀rẹ̀ sí ń bọ́ ọlọ́wọ́ ọba ó bẹ̀rẹ̀ sí ń sọ pé ah, ọlọ́wọ́ ọba ò bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ challenge ọlọ́wọ́ ọba so kí ìmọ̀ challenge ọlọ́run bá pé àwẹ́ ṣe kíni pé tó bá yí pé ọlọ́run bá ní ọ́sẹ̀ báyìí báyìí báyìí so gbogbo àwọn báyìí ẹ wá rí pé irú àwọn báyìí làwọn èèyàn wà ní ah, ah min askiya il-alam so min askiya il-min askiya il-bahaim so nínú àwọn tó gbọ́n àwọn ẹranko kódà in tó súnmọ́ nípa àwọn ẹranko gbọ́n ju eléyìí lọ so àwọn ẹranko gbọ́n ju eléyìí lọ so wọ́n ni Ah, fàhádá aṣádù kúfùrán ilé yìí jẹ́ kèfèrí ẹ̀tún lágbára alladhi yashukku fi kúfùrí mushrikina umuman so ẹni tó bá ipò òun ṣe iyèméjì nípa ìṣe kèfèrí àwọn ẹlẹ́bọ ní gbogbogbò so ẹni tó bá ń ṣe iyèméjì níbi pé àwọn ẹlẹ́bọ kèfèrí ni wọ́n o so sawa'un kanu minal wathariyin yálà wọ́n jẹ́ àwọn bọ́gibọ̀pẹ́ ni àwọn minal yahudi àwọn mínà al-muntasibina ila al-islam àbí àwọn tí wọ́n fi ra wọn ti sínú islam wa hum yushrikuna billah àwọn eléyìí sì ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba ni yajibu i'tiqadu kufrihim so ó panada kíyàn láti sọ́kàn pé wọ́n ti ṣe kèfèrí o so ó panada kíyàn láti sọ́kàn pé wọ́n ti ṣe kèfèrí fa kullu man ashraka billah gbogbo ẹni tó bá mú akẹgbẹ́ pẹ̀lú Ọlọ́run Ọba wà ábádà ma'ahu ghayra ó sì jọ́sìn fún nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run Ọba minal ashjar yálà igi ni wal ahjar àtòkúta wal asnam àtẹ̀rẹ́ wal awthan àti àwọn wathan so àwọn àwọn àwọn ère àwọn òsà wal qubur àtàwọn sàárè so kìí ṣe bọ́gí ìbọ̀ sàárè náà wà nú ẹbọ ẹgbẹ́ àà pé wọ́n tún kọ́ àwọn yàrá sàlátù àwọn yàrá sàlátù ẹ máa bọ́ gí bọ́ gbẹ́ so wọ́n máa kọ́ wọn pẹ̀lú àwọn wákà dákun so wọ́n kẹ máa ti kọ́ tán ọmọ ṣe súnnà ọmọ ọmọ kọ́ àsàlátù sóhun náà má bọ́ọ̀gì so bọ́ọ̀gì bọ́ọ̀gì pọ̀ pẹ̀ so bọ́ọ̀gì ẹ̀ ń bọ́ọ̀gì so ẹgbẹ́ wọ́n tún kọ́ àwọn yásà láti sọ pọ̀ pé mọ́ bọ́ọ̀gì pọ̀ pẹ̀ àwọn náà wọ́n tún mọ́ sí yára bí fún wọn so wọ́n tún mọ́ sọ pé wọ́n tún mọ́ sọ pé sàárè kẹ́lọ́ fi sàárè so tún mọ́ kọ́ wọn lọ fi sàárè bí àwọn fẹ́ lọ kí wọ́n ti bá wọn búkẹ̀ wọ́n tó rò pé dáadáa náà sí báwọn àwọn bá wọn pé àwọn opportunity kan bá búkẹ̀ ziyara sàárì lásàlátù opportunity wọlé rí so wọ́n fẹ́ wọ́ yí wọ́ná tipatipa so wọ́n ní walkubur waladriha so àtàwọn àwọn ayé àwọn sàárì tí wọ́n gbéga àwọn dọ̀rí so wọ́n ní fa innahu mushrikun irú ẹni bẹ́ẹ̀ olùsẹ́bọ́ ni o káàfirun kèfèrí ni o yajibu takfiruhu ọ̀nà ìyàní kó ń kèfèrí

ní pé individual yóò wà lọ pa a sọ bẹ́ẹ̀ ìyàn ò sí lórí wa in táwà but èyí tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fi nílẹ̀ pé kèfèrí lè kèfèrí ni so kèfèrí lè kèfèrí ni pé ah, àwọn tí wọ́n ń ṣe àwọn seminars àtàwọn conference unity of religion ṣe wá rúpa àwọn náà ṣe dáadáa ni ṣe expect tí wọ́n lọ disbeliever although àbòsí kan wà táwọn kùfàr mọ́ ṣe o tí ma fẹ́ tú káfíìn mọ́ wà infidel wọ́n tù infidel so ní pé ah, infidel kan ò jọ kò fi bẹ́ẹ̀ mútùmọ̀ káfíìn wà káfíìn disbeliever so but ṣẹ́mọ̀ wọ́n ma fẹ́ yàwòrán mùsùlùmí gbogbo wà ní bí ẹ̀hẹ̀nà so bí ẹ̀hẹ̀nà bí ìpànlẹ̀ onípànlẹ̀ gbogbo ẹ̀ so tó ma tú fún báyìí táwọn ìbò tó ma fẹ́ káfíìr tó ma kọ káfíìr by infidels so whereas infidels náà ní tótọ́ so àmá káfíìr disbeliever ló fẹ́ ìbámu jù oye so ẹ̀wọ̀n kan so gbogbo àwọn gbogbo àwọn ọgbọ́n gbogbo rẹ̀ sáwà pé wọ́n tàbá wá lọ sí conference wọ́n sáà pé wọ́n kéfèé níbẹ̀ ni ibúlẹ̀ ń lọ conference ní kílẹ̀ lọ sí ibẹ̀ ẹwà rí nínú àrùn kan tí wọ́n ń tàn jù láyé ìsìn àdánwò yìí ni pé Ibrahimic religion Islamic faith so fẹ́ kọ́ àwọn Muslim Jew àti Christian fẹ́ kọ́ wọn papọ̀ ṣe rí kíní ṣe ma tí ma ń sàwọn yìí àwọn èèyàn ma wò pé ah, àdánwò pọ̀ láyé gan inú àwọn àdánwò tó sì wà láyé ni pé àwọn èèyàn ń pín yẹlẹyẹlẹ gan yóò wò pé ah, bóòlù mú sí lè kọ́ àwọn èèyàn papọ̀ religion religion religion uh, split people religion ma ń pín àwọn èèyàn so ta bá ti eradicate religion àwọn èèyàn ní pínmọ́ wallahi pínpín tó rùpá àwọn èèyàn pínú religion yẹn ó kéré sí pínpín táwọn yóò padà máa pín tí ò bá sí religion kódà báwọn Yahudi àtàwọn Nasara bá ń ṣe pín tó yẹn so táwọn tí ò bá tún sí pé núrù kíngíní àwọn kílòkọ rẹ̀ núrù àwọn sàrọ́rìn tí wọ́n dún ní so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó kò sínú rọ́lẹ̀ wọn bọ̀ pé òkè òfin eléyìí bóyá òfin ànábì Ìsá kan ṣẹ́kù tẹ́nìkan yìí lónú wọn àbí táwọn yahudi bọ́ àwọn yahudi ilé ìtẹ̀wà ní gbogbo yà àwọn òfin ànábì Musa pé tán tí ó bá sí gbogbo lè wọn gan a yóò dàrú yóò rí kò ní sí morality kò ní sí kankan mọ́ ìgbàyẹn àwọn yóò wà máa pín sí sáwọn èèyàn máa bára wọn jà kán máa fọ́n kan máa lórí so ìgbàyẹn yóò wà rí pé ìyẹn gan ni ó tún wá dáwà rẹ̀ so torí pé kí ni ìkóyàn pọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló lè ṣe so ìkóyàn pọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló lè ṣe sọ́nà bá ní wala yazaluna mukhtalifin wọn ní yẹ̀wọ̀n ní gbòhun mọ̀kún yàrá walidhalika khalaqahum ìtọ́nà bá dáwọn fún yẹn ìtọ́nà bá dáwọn fún yẹn wọn ní yẹ̀wọ̀n ní gbòhun mọ̀kún yàrá ọlọ́wọ́ bá sọ pé walau sha'a ọlọ́wọ́ bá sọ pé tó bá wù ọlọ́wọ́ bá ní so ọlọ́wọ́ bó bá ṣe wọ́n ní ummatan wahida so laja'alakum ummatan wahida pé yóò ṣe yí náà al'umma yọkan gbogbo wọ́n náà tí ó látara pé kò rọ́wọ́n bá láti ṣe ìwọ́ wá fẹ́ ṣe wípé Jews àti Christian àti Muslim ah, kánjọ wọ apá kí ní yíò lè wọ́kì torí tán ma fi ń jẹ àwọn èèyàn ní pé ah, ìgbà wọn la fẹ́ ma jàdà so ẹni tán bá ti tán róòrò rí báyìí fún ní tẹ́sìn tẹ́yìn ó fi tán ni pé èyí tẹ́yìn ó fi tàmẹ́lẹ̀ fún ni pé sórí kólà kẹ́ tan Ibrahimic papọ̀ ẹ padà lura yín kò nínú Ibrahimic tẹ́ sọ yẹn ẹ sì ma nífàkìlẹ́ ma fi bára yín ṣe ìgbà yẹn gan tẹ́ńṣẹ̀ wọ́n tún wá pọ̀ jù láàrin yín tension ma arise láàrin so ìgbà yẹn gẹ́nẹ́ tó mọ bára yín jà sí so àbí ó yẹ pé ẹ̀yin mùsùlùmí lẹ́wà padà wá di kèfèrí gan so kò sí kò sọ́nà àmọ́ tó bá dó lórí ẹ̀sìn rẹ̀ dáadáa so tó bá dó dáadáa sallallahu alaihi so ṣé ẹlẹ́kejì tó wá ni pé ṣé èyàn máa ń fẹ́ ìdàgbàsókè àwọn ẹ̀sìn yòókù ni torípé ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo so that christian ni eh, eh, eh, wà attacked jíò ni wà attacked muslim ni wà attacked ah tí christian bá wà attacked ẹ̀rùn kí ló fi ṣe mí tí jú bá wà attacked kí ló fi ṣe mi, ah musulmi lè mi, musulmi ní pé lè mí pẹ́ra mi so kò sí tó fi kẹ̀ mí pé christian wà attacked àmì ìgbàgbà pé ah, pé gbogbo àwọn akẹ́ tí ṣẹlẹ̀ yìí pé kìíní ẹ̀hẹ́n tí musulmi wà attacked ẹ̀hẹ́n so bó lè mí ṣe wá máa wá mi pé àká lórí máa sá papọ̀ kábà fi lè máa gúrò papọ̀ láwùjọ ah, ah gúrò papọ̀ láwùjọ bò èmi ò èmi eh, mùsùlùmí lèmi islam ìsìnkálẹ̀ mi fẹ́ kó gúrò so kò túnmọ̀ pé à ah, ní pé yíwà lọ gbógun tí ọ yíwà lọ ju bọ́m̀bù tí ọ àmọ́tọ̀ lakum dinukum waliya din Ànábì sallallahu alaihi wasallam ju bọ́m̀bù sẹ́ni makana so kò sí islam ò gúrò kò túnmọ̀ pé kò súnmọ̀ pé àwọn mùsùlùmí ò grow in number so kò sí dápapọ̀ márùn àwọn òṣìrí àwọn ẹlẹ́bọ̀ nígbà tó tún kéré jù bẹ́yìn ṣe wà lọ́lọ́rin nígbàtàwọn mùsùlùmí tún kéré gẹn wọ́n kéré gẹn ló ń kàgán so tán páyà fún àwọn báyìí tí wọ́n mọ̀ pé tẹ́ so sí wọn nípa ilé báyìí tí wọ́n nípa ilé wọ́n tún pa àwọn mìíga ẹ̀yin wá pọ̀ jàrà lónìí ẹ̀yin lẹ́pọ̀ jù nílùú àtúnbọ̀dọ̀ ọbọ̀dọ̀ mọ́ bá interreligious dialogue so yóò jẹ́ kí every yóò jẹ́ kó understand díẹ̀ ẹ̀sìn kejì ara ọ̀ yóò jẹ́ kí ẹ̀mà fà àwọn kankan lẹ́nu Islam díẹ̀ díẹ̀ bó sì lè lórí ẹ̀sìn yẹn tó yẹ kí yẹn dúró ṣinṣin láì ṣe pé yẹn ń kọjá ara ọ̀ so láì ṣe pé yẹn lọ ń búlò Christian yẹn lọ ń takò yẹn lọ ń yìnbọn mọ́ Christian ara ọ̀ so bọ́ bó sì dúró ṣinṣin lórí ẹ̀sìn yẹn pé àní ẹ̀sìn mi lẹ̀sìn mi ọlọ́run ọbọ̀ dámi fáyé alkiyama kí n kú lórí ẹ̀sìn tí mo wà so wọ́n fẹ́ dìkù wọ́n fẹ́ dìkù lára rẹ̀ so yí tí wọ́n wá nìyẹn so what do waddu law takfurun so wọ́n fẹ́ kẹ́ ṣe kèfèrí báwọn náà ṣe kèfèrí so fatakunu sawa kẹba fi kí gbogbo yín wá jọ orí bákan kanáà so wọ́n ní Ọlọ́run bá so Sheikh Saalih Al Fawzān tẹ̀síwájú pé hatta walau kana yadda'i al-islam so ní pé kódà kí lóní bẹ́ẹ̀ mọ́ pàkìmára islam ẹni tó bá ti ń ṣe pé tó bá ti ń jọ́sìn fún papọ̀ mọ́lọ́wọ́ bá àṣìjá wal ahjar asjar igi so gẹ́bà àwọn èèyàn sí jọ́sìn fún igi a igi yẹn a ah, wọ́n rí mú wọ́n rí kankan bẹ́ ẹ̀lẹ́ tọrọ ma ń ẹbọnu ah, o so ẹbọnu bí a igi yẹn wọ́n rí kílùkọ rẹ̀ wọ́n rí ẹ́ lálẹ́ òjò kan ṣe wá ní táwọn yẹn ma fi ń dẹ́lẹ̀ bọ́nà àwọn kan tí ò ní túnmọ̀ àwọn kan tí ò ní túnmọ̀ pé wọ́n gbọ́ tí gi yẹn so wọ́n gbọ́ tí nǹkan dún lára gi yẹn bóyá ẹyẹ kówé so ló nìrí yíma lẹ́sẹ̀ tó sáwọnúgi òun gé bí ó ṣe jáde àwọn òpé àìgí ní dùn àbí àwọn kan rí omi kẹsí ń ká láti bí kan so lára gí kan àbí bóyá bí omi rẹ́dì pé ah ìgbà tó ń padà wó páìpù tọ́lẹ̀tì kan ló líkì mọ́ ẹwọ àwọn kan tó ti ṣẹlẹ̀ dáadáa nínà pé páìpù tọ́lẹ̀tì táwọn èèyàn ti gbọ́n ẹlòmí ti gbé kéwàá ó ti wá gbọ́n omi ìgbàlà so látara gí wallahi ìgbà tí wọ́n padà rí pipe toilet lórí pipe toilet ló líkì mẹ́rẹ̀ èrè mẹ́rì ere kílòkọ̀ rẹ̀ bóyá ere mẹ́rì ni àbẹ̀rẹ̀ kéèsè mẹ́rì náà but ere ẹni táwọn ń pè mẹ́rì àti èrè ẹni táwọn ń pè ní Jesus ìkanu méjì ni tó kà sáárí kíníkà tó ń kálá rẹ̀ pé ah mọ́sí bẹ̀rẹ̀ pé èmọ́sẹ̀lẹ̀ eh, pé kíní ọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń gbẹ̀ ìgbà tó ń padà kẹfin pé páìpù tọ́lẹ̀tì kan ló ẹ̀dàkùn ẹ̀wọ̀n kan so al-ashjar wal-ahjar so kí ẹ máa bọ kí ẹ máa bọ òkúta so wal-asnam àtàwọn eré wal-awthan àtàwọn òsà wal-qubur àti sàárè wal-adriha àtàwọn sàárè tí wọ́n gbéga àwọn sàárè ńláńlá innahu mushrikun kafirun so ibẹ̀ ni bẹ́ẹ̀ mushrikin olùṣẹbọ ni kèfèrí ni yajibu takfiruhu ọ̀nà yẹn ni kíyàn pé ń kéfèrí hatta walau kana yadda'i islam kódà kó mọ́ pàpẹ mọ́ra islam pé á ah, kéfèrí ni ọ àmọ́ orí tí mo lè sí ọ ni pé islam padà kò sí túbá ọlọ́run ọba gbogbo nǹkan ọlọ́run ọba máa ń gbà ló sì máa so inna allaha yaghfiru dhunuba jami'a túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba sọ pé ò se mọ́ sọ pé se jálàbí mọ́ sọ pé se ò lọ sí Eh, ọ̀sún ohun ọ̀sún má sọ pé ò bọ́ èrè má gbogbo àwọn èrè tó kó sábẹ́ bẹ́ẹ̀dì ó ń dè gbogbo ẹ̀paró sọ pé túbá pò sí má ẹ̀ tó bá túbá ọlọ́run yóò gbà táwọ́bà rẹ̀ kò wá jẹ́ kí wọ́n náà wá jẹ́ muwahid so kó tún wá fi lékún lórí iṣẹ́ tó iṣẹ́ burúkú àwọn iṣẹ́ burúkú tó ti ṣe síwájú yìí kí wọ́n náà máa kìlọ̀ fáwọn èèyàn pa ẹbọ mọ́sọ̀ àrídàfáà mọ́sọ̀ àmá máa kìlọ̀ fáwọn èèyàn bí aburú ẹbọ yìí ibi ká máa kìlọ̀ fáwọn yàn burú ẹbọ tẹ́lòmí ò sí wà mọ̀ islam dáadáa ni ó ti sọ́ra ìdàfà pé ah, islam ní tó ń fi take up mantu dáwà ẹnìkan rán sẹ́nìkan rán sẹ́nìkan rán àmọ́ máa kìlọ̀ fáwọn yàn bí ma sàrẹyẹ burú abẹ fáwọn èèyàn mọ́kọ́ wọn náà wá di pé à ah, pẹ̀lú mọ̀ tó tí ní ó wá dáwà kan so gbogbo ohun tó kó bá wọn comparative yìí nìyẹn náà yíò wà di pé gbogbo nǹkan náà ẹ̀sìn wọ́n ma takò gbogbo nǹkan ẹ̀sìn wọ́n ma so sheikh sọ́lì fazan sọ pé hatta walau kana yadda'i al-islam kódà kó ma pàpẹ mara islam wa yaqul kó ma sọ pé la ilaha illallah muhammadun rasulullah li'anna shirka torí pé ẹbọ yubtilu shahadatayn ó ma ń ba shahada méjèèjì jẹ́ ni wa yunaqidu al-islam so ó ma ń ba islam jẹ́ ويفسد التوحيد ومن بتوحيد جاء فيجب على المسلم سوانا يعني لوري مسلمي أن يكفر المشركين كوكو يعملوا سبا كوكو يمان كفري الذين يعبدون غير الله أما تنجوسفون كامي دياتو صلى الله سواء كانوا من العرب يلا ما وانينا على الأربعواني على الأربعواني واتما جاء كفري أما النصاروا نصاروا واتما جاء كفري so gẹ́bí àwọn nasọ́rọ̀ mi tesis so father, so gẹ́bẹ̀ àwọn fada mi àwọn àwọn Sufi wọ́n á ṣe wọ́n á ṣe dáwọ́rọ̀ pẹ̀lú tesis kí ni pẹ̀lú pastor ló wá dé ìwà dáwọ́rọ̀ yẹn fáwọn àwọn afáhazí àríò so ní pé kí ni táìtù rẹ̀ so bóòlù àwọn ṣe fẹ́ bá wà bí àìyẹ ah. recently wọ́n share rẹ̀ lórí àwọn social media ní pé àwọn afáhazí àrí ṣe dáwọ́rọ̀ so kìsíìsì pé catholic father so eh, eh, father òun ló wá deliver dáwọ́rọ̀ fún wọn ipò gbogbo wọn jọ ń sọ ibi tán tọ́pìkì dáwọ́rọ̀ táwọn píktọ̀ tí wọ́n fi hàn tó wáyé pé píktọ̀ òun ni pé nǹkan ń sòrò sọ́nsìn láyé wẹ́bù ó ní ọ̀tọ̀ ní tí ó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní píktọ̀ tí wọ́n lọ àmọ́ báyé pé píktọ̀ yẹn ni wọ́n àwọn àfáàjà yìí ń ni <laughs> wọ́n wọ́n jọ́ ti bó ṣe gbógun ti wà bíyá tó lágbára kan tí wọ́n ń kọ́ báyìí tó ń kọ́ sámsám so ọlọ́run musta'an so wọ́n ní kúrò kò bá jẹ́ nínú àwọn lárúbáwá awúmínà l'ájàm àbí nínú àwọn tí wọ́n ṣe lárúbáwá wọ́n ní sọwọ́ ọm káànù mínà yahud yáni wọ́n wà nínú àwọn yahudi ni awil nasọ́rọ̀ àbáwọn nasọ́rọ̀ awil Ah, mutasammina bil islam àbáwọn tí wọ́n ń pèrà wọn lókọ̀ islam hadhihi aqidatun laysa laysa alayha musawama àkídà yìí kò sí pé yẹn bá gín lórí ẹ̀ ẹ́dà kó jẹ́ mùsùlùmí àbó jẹ́ mùsùlùmí pé ah 10% 10% in jẹ́ mùsùlùmí ah kò sí tó jẹ́ mẹ́bẹ̀ ah 20% kódà 80% ara 100% ni ọ̀dọ̀kúrò fi sílìmì káàfà so faman lam yukaffir al-mushrikin ẹni tí ó bá pè àwọn olùṣẹbọ tí ó bá pè wọ́n ní kèfèrí o fa innahu yakunu murtaddan irú ẹni bẹ́ẹ̀ ó di pé òun náà ti fi islam lẹ̀ kafiran mithlahum òun náà ma jẹ́ kèfèrí bí tiwọn li'annahu tasawa 'indahu al-iman wal-kufr torí pé ìgbàgbọ́ àti ìjẹ́ kèfèrí ó wa kadhalika man shakka fi kufri al-mushrikin bákan náà ẹni tó bá ń ṣe èméjì nípa ìjẹ́ kèfèrí àwọn olùṣẹbọ sẹmọ́lá ọkọ́ aláwọ̀kọ́ ẹni tí ó pè wọ́n kèfèrí ni ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé ẹni tó ń gẹ́ kí ló fẹ́ rí nínú àwọn olùṣẹbọ tí ó gba islam tí ó sì tán láti gba islam so ẹ ma wo ṣakù ṣakù gẹnifa àwọn ṣakà fi kò fúrin èyàn ṣe méjì níbi ìpẹ̀ wọ́n kẹfẹ́ ní o wọ́n kọ́ ọ̀dá wọ́n sọ pé ma adìrì yìí tí ẹ ma alhum kuffar àwọn búdí ẹjá sọ́ra pẹ̀lú àwọn búdí tí wọ́n àwọn buddhist ìrọ̀pá lè ta àwọn ní kẹfẹ́ rí báwọn o ara o a lè pẹ̀ wọ́n o so kẹfẹ́ rí wọ́n àwọn gan wọnú àwọn kèfèrí dòkú lánà wàlíyà àwọn tí wọ́n àwọn kúfùrù wọn lágbára gan kódà kúfùrù wọn láwọn jàwá níbù mí ó lágbára ju kúfùrù àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ lọ ìṣọ́ra àwọn búdí á àti ìfẹ́ pè wọ́n kèfèrí ẹgbẹ́ búdá níbi ọlọ́run ara o àwọn èèyàn sọ́nà ṣe ó dà pé ajagun wa so àbẹ́wọn ẹlòmíràn ní pé búdá níbi ọlọ́run ni pé so so lọ́dọ̀ tí ẹ̀nàbí yìí wúdà ní wallahu musta'an so wọ́n ni wà kadhalika man shakka fi lápáwò lẹ́yìn tó jẹ́ ẹ̀nàbí ọlọ́wọ́ bó sì máa pèpè sí kọmọ jọ́sì fún so ní bóò ní ó sì máa pèra rẹ̀ lọ́lọ́wọ́ ọba bóò ní ó sì mara rẹ̀ ní pé káwọn yẹn máa bọ̀ wọn so wà kadhalika man shakka fi kufri ó wá ní àìmí ah, mọ́ alhum kuffarun aw ghayru kuffar inú mọ̀ bóyá kèfèrí náà àbíwọ̀n ìṣe kèfèrí o lákùn má bí mi kí ni ṣe kèfèrí tí ẹni má bí mi gbogbo náà má bí mi má bà mí sọ má bà mí wà gbogbo tó má bá ilé o sọ so gbogbo náà kama wọ́n ní fa innahu yakunu kafiran irú ni bẹ́ẹ̀ ó jẹ́ kèfèrí li'annahu mutaraddidun pé ń ṣe èwe jẹ́ nípa ẹ̀sìn rẹ̀ bayna al-kufri wal-iman wallahi bí yaqini wa bá ṣe wà láyé yìí bí yaqini wọ́n ṣe wà lálùkìyàmù

ẹ̀pá àwọn alámi ma ń gbíyàn jásá àwọn alámù mi so but gbogbo bá ṣe gbíyàn gbogbo bá ṣe gbíyàn pẹ́ ara ọ so tawhidi yẹkíyàn gbọ́dọ̀ lágbára gan so a sọ pé tíyàn bá lára tí ń wí nǹkan lójú oorun a sọ pé di kèfèrí ọ ara ọ so kèsì kèsì ń tàn but yẹkíyàn ó gbọ́dọ̀ orin lẹ̀ so li annahu mutaraddidun fi dinihi bayna al-kufri wal iman wa lam yufarriq bayna hadha wa wa ashaddu min dhalika èyí tó tún wá burú jù yẹn lọ man sahhaha madhhabahum ẹni tó bá tiẹ̀ tó wá sọ pé ojú ọ̀nà tí wọ́n rìn tọ́ ẹ̀yìn kí ló ṣe christianity yẹn àwọn ẹlẹ́sìn kejì kí ló ṣe ìtẹ́ ṣe kò burú àwọn ẹlẹ́yìn ànábì Isa ah la hawla wala quwwata illa billah sànẹ́bì Isa gan bọ́ra rẹ̀ kó lọ́dọ̀ wọn lójọ gbé ìdíkwé ara wọn mọ́ rí sí pé wọn ò ní pé ìtọ́nà bá pa òun náà lòun pa wọ́n so wọ́n ni man sahhaha madhhabahum so ay man sahhaha madhhab al-mushrikin ẹni tó sọ pé ojú ọ̀nà àwọn olùṣẹbọ ní pé ó lálàáfíà gbogbo àwọn nǹkan báyìí gbogbo àwọn nǹkan tí yá sí kílọ̀kọ́ rẹ̀ Yusuf Qaradawi gbogbo àwọn nǹkan tí ń rí lérí díẹ̀ díẹ̀ nù so gbogbo àwọn ẹwọ kẹ́límọ̀ àwọn tó bá pé Yusuf kọ̀lọ́rún kèfèrí àwọn àfáàyàn ò sí jù pé ikhwanuna ni pé annahum mu'minun wa nahnu mu'minun so bí ó sì máa kí lálọ́ rẹ̀ mọ́lẹ̀ náà nìyẹn so ẹwọ̀n ká tí ó máa rí lérí yóò máa pé ọ̀ází babal fatikan ipò so ní pé pope náà pín bábà Vatican pé òun fi mọ́nu pope bí òun mọ́nu àti ikhwanuna minan nasara pé ala faqdi rajulin azim kìí sí àwọn gbọ́nà tó lọ ní ọba àwọn gbọ́nà tó tún burú já ìlọ ó lò oye so bọ̀ bí yẹn fi ma báwọn ilé ìse burú tó so mọ́ sí jẹ́ nìyàn so wọ́n ni wa ashaddu min ẹni tó tún burú ju ilé ìlọ man sahha madhhabahum ẹni tó sọ pé ojú ọ̀nà àwọn kèfèrí ah, ní tó burú mẹ́ ó lálàáfíà ayé man sahhaha madhhab al-mushrikin so Shaykh Fawzān sọ pé ẹni tó ń sọ pé ojú ọ̀nà àwọn olùṣẹbọ ó lálàáfíà wa ma aktharu man yusahhihu madhhabahum Allahu akbar so ó sì pọ̀ gan àwọn tí wọ́n sọ pójú ọ̀nà àwọn kèfèrí lálàáfíà Allah ó pọ̀ gan ó pọ̀ gan náà àwọn èèyàn tí wọ́n ń ta àwọn èèyàn jẹ ẹ kíyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ nǹkan so tí ẹ bá ń sàlàyé iṣẹ́ rígbà míì tó fi ṣe pé wàláì kí yẹn lọ sí àwùjọ bí tí wọ́n ti dá kankan mà kí yẹn ma ṣe dáa fún wọn kí yẹn ma kọ́ wọn tàwàhídì ní tí ò ní tí wọ́n rẹ̀ láti gbá ó bẹ́ta gan so but irú àwọn àwùjọ bẹ́ẹ̀ tó bá yí pé àwọn àdánwò èèyàn náà síbẹ̀ àwọn àdánwò èèyàn ló wà ń bẹ̀ rárá irú jọ ni ẹnìkan sọ pé àwọn kílòkọ̀ rẹ̀ àwọn mùsùlùmí ẹ̀ wọ́n sí valentine ni wọ́n sọ fún wọn kèfèrí lòun sọ́nà eh, it's just bí valentine yìí ṣe kìí ṣe christianity festival it's just a festival so nígbà kìí ṣe christianity kò sí ní christianity pé ká ṣe ọdún ká ṣe kìíní gbà ara ò irọ́ nípa fún yóò so irọ́ nípa fún yóò ẹbọ ní tí ń pè yí sí so wọ́n ni wà má akthar man yusahihi madhhabahum wa yudafi'u anhum khususan al-yahud wa nasara pàápàá jùlọ àwọn Jew àtàwọn Christian àwọn tán dáàbò bò wọ́n àwọn yàtọ̀ sí Yusuf Qaradawi yàtọ̀ sí Yusuf Qaradawi ṣe kini nígbà rí ẹ̀ Yusuf Qaradawi gbin àwọn jágbàjàgá sáyíwà kíní kan wà tí Yusuf Qaradawi ṣe o pè ní Council of eh, Scholars in Europe àbí nǹkan Council of kini kan sáà in Europe náà so ó pè ń bẹ́ẹ̀ ó fa àwọn bẹ́ẹ̀ sí tẹ́bá àwọn àwọn jágbàjàgbà táwọn ẹni ìmọ̀ dáwò gbogbo ṣẹ́wárí ó wá àwọn kan báyìí ní tẹ́fìrí ni ẹ pé àwọn tí wọ́n rí bí Yusuf kọ̀ lọ́nà wọ́n gbá ti ẹ̀gbẹ́ pé á ah, báyìí àsásà àwọn ànù káàkiri ayé ó àsásà ànù káàkiri orígun àwọn orígun àwọn orígun oríṣiríṣi nínú ayé pé á ah, ní Europe ẹkùn fatwa wo ló ń ṣe Europe tó lọ dá kánsìlì fatwa kalẹ̀ ní Europe Yusuf kọ̀ lọ́nà ló dá wọ́lẹ̀ náà àwọn olówó ń bẹ Abdullah ibn al-Jadi'a Abdullah ibn al-Jadi'a yìí kò gbà pé Ọlọ́hun Ọba subhanahu wa lójú méjì so òun náà ma ń takọ àwọn mọ̀jízáàtì so àtàwọn nǹkan tó pọ̀ gan àtàwọn nǹkan tó pọ̀ gan tó ma ń takọ àwọn mọ̀jízáàtì ó ma ń ta ó láwọn nǹkan tó pọ̀ tí ma ń sọ so yí ma fẹ́ sí tẹ̀ṣkíkì nínú pé Ọlọ́hun Ọba lójú méjì yára kí so whereas èyàn fẹ́ rò pé ṣẹ́rọ mọ́tàwọn àwọn tí wọ́n máa ń fẹ́ ní ìmọ̀ báyìí tí àwọn ọlọ́pàá máa ń ṣe ni pé ṣe rí àwọn tí kọ́kọ́ láwọn ìròyìn burúkú wọn lọ́wọ́ àwọn nǹkan mí ọ̀tán wá lè rí ṣàkòwọ̀ tán lè fi tìbọ àwọn èèyàn lára wọ́n a máa sọ ní báàbù bí ìmọ̀ so yà máa sọ ní báàbù bí ìmọ̀ pé ara pé pé Ọlọ́run bọ̀ lójú méjì yed ó wá ní Qur'an àbí ó wá ní jam'u náà nínú Qur'an àbí ó wá ní kíni ó wá ní muthanna so khalaqtu bi yadayya àbí ok kí wá lórí tàfi wá gbí yẹ́dì tàfi wá gbóhùn lórí pé ọwọ́ méjì bọ̀ tí àwọn mushkila wọn ayin òun wá ní ẹgbẹ̀rẹ̀kọ́ rẹ̀ ó wá ní mufrad rí nǹkan báyẹn so yẹ́ tí ní kàbá ìjìmá sí wà lórí ẹ̀ Sheikh Ubaydi sọ ìjìmá alùsúnnà wà lórí ẹ̀ lórí pé Ọlọ́run wa subhanahu wa ta'ala lójú méjì àti pé gbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé fa inna rabbakum laysa bi a'war ní pé tí míwà tó yí Ànábì sallallahu alaihi wasallam pé Ọlọ́run bẹ̀ ṣe a'war ṣe tó bá yí pójú Ọlọ́run bá pọ̀ ṣe tí Ànábì ò ní sọ ní pé ṣe èwúlò ti sheikh eh, muhammad bin salih al-uthaymin so ìwọ ló wà akmal jù but anabi wa ni laysa bi awar se won ke so wọ́n a máa dasha kun yele wọ́n a máa wò pé ah yusu ko don ni pé e won sin e ba anabi ṣe ṣe dáadáa ṣe le sawa sọ pé sawa ma benu atelu ni àwọn fatawa ah àwọn fatawa tó wà ṣe ni agan so nípa ìmọ̀ báwọn kèfèrí ṣe kí ló ní báwọn ṣe báwọn ṣe ń bí ọdún wọn yọ sí wọn jẹ́ kán rí ẹwà islam ah, ah. ẹwà islam wọn fẹ́ rí tí wọ́n bá ti gbá tí wọ́n tó bá ti gbá tí wọ́n sí inú ẹbọ so wallahu al-musta'an so kò jẹ́bọ̀ sí jẹ́ so wallahu alam so wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk Naam, sí bẹ̀rẹ̀